حول ما تعلق باستدراكات الصيام ممن عليه الصوم ولم يدري أو من ألزم بالقضاء وليس عليه قضاء أو ما استشكلناه من بعض المسائل فيما تعلق بالقضاء والكفار وكذلك من لم يدري أنه لا ينتظر القضاء وإنما علينا إطعام ابتداء لا بدلا له إنما هو يطعم منه لا بد أن نعرج على هذه المسائل لأن الله سبحانه وتعالى يفقهنا في ديننا وقال فلان وباتي سواء المسلم أتنطر لكي كرات غريفون النبي صلى الله عليه وسلم أنترهم برنا لا تجيك إفنقوا Allah bani ní sàlékún kí a bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn arílẹ̀ annabi àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lọ́mà tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ọmọ ìyànú ẹ̀sìn mú fi àṣìkò Allah kó lè jẹ sábàbí dáadáa fún aláyé àti dúpẹ́ lọ́dọ̀ ọba náà ọba tó mú wa rí ìbẹ̀rẹ̀ Ramadan tọdún 1445 àtúwà àgbà pé a sínú ẹntọ́ parí ẹ̀ sínú sàárè a sínú ẹntọ́ parí ẹ̀ sílé ìwòsàn a sínú ẹntọ́ parí ẹ̀ sọgbẹ́ ẹ̀wọ̀n àdúpẹ́ o kọ́dà tún dúnú àwọn tí wọ́n tún lọ bá ń ta lórí pé wọ́n ń wojú rẹ̀ lálẹ́kún lálẹ́kún àtútìjọwà mọ́sálásí báyìí nú àyàwà àwọn rí tọ́lọ́wọ́ bá sí lọ́n ọlọ́njọ́ gbogbo èrò àjò náà jí wọ́n bọ́ aláyọ̀ àtàlàfíà a tún ti wá ń di ẹrù ájì lọ́tún lósì lọ́kùnrin lóbe wa gbogbo ẹn tí ń di ẹrù ẹ̀ pátá tó ti mà báyìí ọlọ́run sí rọrùn fún ẹn náà jàmáà ìntà sí láyé tí ó gbogbo nǹkan míì tó rò máa in táàfi rọ́lọ̀ ń sì ní o ká jẹun ká lè lókun ká mọ́mẹ́ ká lè lókun sáré ẹ̀kùn fìlálàáfíà má tóbi jù má jẹ kíkì ọ̀rá mọ́sẹ̀yìnká gbogbo ẹ̀ náà mọ́sàárẹ̀ tó fi jẹ́ wípé tí èyàn bá bá rẹ̀ ní mùsùlùmí tó jẹ́ pé ibi tó ti gbọ́lọ̀ yédé gbogbo tọ́lọ̀ fúlágbára ní fi ń ṣe ibi tí ó ti gbọ́lọ̀ yé tó ń rawọ́ sọ́dọ̀ ọba dẹ́dà pé sáàdìngbọ́yó kó ń tọ̀ ma dáfún tó lò wípé díẹ̀ èèyàn bá ní sọ ní 29 Ramadan pé èmi ò retí pé wọ́n rọ̀sù àbí wọ́n rọ̀sù mẹ́jẹ̀mú tí mo ti bọ́lọ̀ ń dáni wà láì nígbàwẹ̀ tàbí ti ilẹ̀ ilẹ̀ kò sì bàwẹ̀ jọ ilẹ̀ sísùnà ọjọ́ kan ìgbà ní tánàbí sọ wáṣẹ̀ yé wa pé mọ́n Ramadan ìmọ́nan wà ti sáàbà ẹn bá gbà Ramadan fọ́lọ́n pé Ọlọ́run ọba mọ́ gbà fún ọ ní ti ìgbàgbọ́ pé ànábìrẹ́tọ̀ ọ̀rìn ọsọ̀bẹ́fà ìwọ́lùsìnìkàgbà gbogbo tó tí ó yíya ń bẹ̀ mọ́gbà in tí ó tún tí ó yíya táwẹ̀ tó ń ṣe mọ́gbà wà ti sábá in tí ò ní rán lọ́rùn táwẹ̀ ọfà sí mi lọ́rùn tí ó fà fún mi èmi mọ́ ń kọ́kọ́ lọ́gbẹ̀ bá oore tó ọ̀fẹ́ fún mi ni àwambọ̀ abùkátà àwọn nǹkan kankan tó jẹ́ wípé àbọ̀bá jò níbi àwẹ̀wà láti di padà iná lọ kí kútúbà ọmọ tẹ̀lé torí ààwẹ̀ lọ ààwẹ̀ lọ ibi ọjọ́ kù sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ lọ́rùn ẹ̀nú mi ti ọmọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ò ní nǹkan lọ́rùn tó kó rẹ̀ ẹ̀nú wàhálà nípa oríṣìí fátíwá tí wọ́n ṣe fún tàbí ìrújú tí ń dùn gangan láàmù àwambọ̀ ká tó sọ̀yàn ká gbé bí àmì sàmì sí gbé sọ́rọ̀ wátọ̀ rọ́bí wọ́sọ̀lámọ́ yìí já àfisọ̀hìí عندما مسلم رحمه الله تعالى من حديث أبي أيوب الأنصاري رضي الله تعالى نرضاه أبو أيوب الأنصاري قل لنيني أنيني تيونسي أولون بيليري ní Madina Abu Ayyub dáápọ̀ èèyàn dáadáa ni ó sì nífí ànìyàbì pín kódà sọ́rọ̀ sálàm gbogbo nǹkan ló fi bí ànìyàbì pé torí pé níjọ́ náà lọ́run nílá fi ń pariwo fún gbogbo ẹ̀ tí ó bà sí wáàsì lọ́rẹ̀ mẹ́tàn sì súnmọ́ àwọn àgbàlagbà àwọn olàgbàlagbà àwọn tí wọ́n ní ọjọ́ orí tó ju ti ẹ lọ tí wọ́n jẹ́ bí ẹgbẹ́ bàbá èèyàn nítorí pé ìmẹ̀ ẹ̀sìn lè fún ọrú ìrírí ayé bí wọ́n ṣe deléwù kò fún ọrú wọ́n mà àwọn bàbá wọ́n mún sọ ń jọun níbi wáàsì tí wáàsì bá dójú ẹ̀ náà in tí wọ́n rí ma ń jọ ni a fi ń sọ̀rọ̀ ọlọ́mbà ni bàbá ogun àwọn bàbá tó sọ bẹ́ ìbẹ̀rù ẹ̀ ni a fi sọ torí mo rí nǹkan mi wallahi ilé àbú àyúbù ìtàdàbí dé sí Mẹ́dínà ilé alájáde jì àbú àyúbù wa ń bí ànábì máa bọ̀ lókè ànábì ìsàlẹ̀ ní ojú wa wọ́n ashabi wọ́n sẹ̀dẹ́ndẹ́ àlejò ni yàtọ̀ fún ìsẹ́tọ́lọ́ ń gbélé lọ ẹsẹ̀ gìrìgìrì lè ní káwọn èèyàn mọ́ wá ẹsẹ̀ mọ́ wá pọ́ wá gbókè in tí ó fi rán mi bí wọn bá wá gbà wọ́n tó ní lọ fún ẹnlé ẹgbà ti yàdí ike ọ̀rọ̀ ẹgbà sùúrù mọ́ máa ń wò pé bóòrì yẹn sí lè pèrè mùsùlùmí ọ̀wà ṣe é fọlọ́n gbá ẹ̀ṣẹ́ mùsùlùmí àwọn bàbá wa gan máa náà wọ́n ni o á ti wá fura wà ní sókọ̀ mi ò tó parọ́ fún ọ Ah, kó tí ẹ̀ jẹ́ pé eh, eh, ìtumọ̀ ní pọ́tọ́ ọba níbẹ̀rù mi tọ́ jẹ́ pé ọjọ́ mẹ́dúdú ọyọ̀ ọkọ̀ wá ní ẹ̀kọ́ dẹ̀ ní tọ́gà pípọ̀ aníbí wọn sọ fún àbúrà yìí pé ìsàlẹ̀mọ̀fẹ́ àbúrà ah, yìí wà bẹ́ẹ̀rẹ̀ bìtì ṣùgbọ́tọ̀ wá gbọ́n tánà bí sọ pé arúgbó ọwà omidan ọwà gbogbo wọn sì rámi sí jẹ wọn sára ìpínlẹ̀ rọrùn wọn wà wá wọ́n bá sáré máa kásọ̀ ọbẹ̀ omi agbọ́rọ̀ kàsánà bí lórí lókè látókè àwọn dánáwó àti gbá bí ẹn sí máa wọlé wọn rí bí ẹnàbí ìrìn rẹjú lọ́nà ìsìn àlejò lánà ànàbí ìsá àlejò ọ̀ràn àlejò lánà ó gálùkú mọ́ bá ṣe ń sàwọn àfáà nísìn o ẹran wọn àti ẹjọgbọ́ ànàbí ọ̀nà o ẹran wọn ilódòdù lẹ́nu wa ṣùgbọ́n tó bá ń hí àfẹ́gbẹ́ à mọ́ láìkì sáà ṣùgbọ́n ma rìnrìn jù síwáàsì ọba kí o rẹ̀ jẹ náà agbékalẹ̀ wọ́n dábọ̀ ọ̀ kanáwùsì kí ní ọ̀dẹ̀ dá fáfá ọbẹ̀rẹ̀ náà in tí ọkọ̀ àdúà la máa ṣe fáfẹ́ ẹ̀sìn kódà kéyìn orí pé wọ́n ń sì ṣe báyìí lọ bá wọn tí ọ bá rọrùn láti lọ ọbọ́n tán ẹ máa ṣàdúà fún torí wípé tọ́mọ̀ nàbí adama bá nílà àkáyì tí làkáyì ò sí ìkó ń bẹ̀ kọ̀sẹ́ tí wọ́n bèèrè pé sọ́mọ̀ pé tó kó kò sí

crude oil rẹ̀ kìníkẹrì nínú ilẹ̀ tí èsẹ ilẹ̀ tí pé tí wọ́n bá gbẹ wọ́n ma gbẹ 3 trillion liters meters kò pé ọ̀sẹ̀ wọ́n rẹ̀ bí sọ ìbátan kọjá lọ́bá kan orí údà nù kéjì údà ah. kìlọ̀ wádé bí ẹ̀ ó ní ọ̀gá ìdájá alìkọ́dárù àmìyà lè bá sọ́rù wọ́bàtọ́lá lè hádarù ọ̀gá bí ìfẹ́ sí ọlọ́mbá débẹ̀dà láyé

kó fi lè jẹ́ pàwàtà àjọmọ̀ fáwọn àgbàlagbà yìí because ẹran ìwì ni o ẹran àwàlàwà mẹ́bá yóò kéé máa ń lọ ọ̀nẹ̀ láre ìyàgbà tí ẹ̀bá tó ń dàgbà ẹlòmí ọ̀sọ́ fún kàrẹ̀kẹ̀ ọ̀dá so ti wá kílọ̀ fẹ́ gbàmbẹ̀ síbáàrin ah, ìta ti gbọ́ ah, informanti làwà wọ́n ni ẹkọ̀ ọ̀rán o in tó kọlu ẹ̀ lé pé bóni àwọn ilé àmáà wọ́n ní ẹ̀yàbó mèrí ọ̀gán tó bá wà nínú alájẹ́ o nítorí yíó wà tí wọ́n jẹ lọ àgbànímọ́ gba wọn àwọn lọ́wọ́ èèyàn ọlọ́njọ́ jáde jẹ́ àdàgbà rí o tábà wá dàgbà tí a dáwò gbójẹ́sẹ̀ lọ ni tí a bá dàgbà tọ́rọ igbójẹ́sẹ̀ lọ istighfar ni ó kù tí ọ ma sí ọba dẹ́dà sí ma ń sàrò èèyàn lásìkò nígbà tó kóhun yàtọ̀ sí a ẹ lè rí ẹnìkan kó di kọ́gbà professorship kọ́ wá ti clock 95 kọ́ ẹsẹ̀ wà gbé gbogbo òwe rẹ̀ lọ bá jọba pé ọwá rẹ́dì láti jẹ́ sífù sàfàntì ohun tí ń sọ̀rọ̀ gan gbogbo kìrìsìláṣẹ̀ tó gbé lọ́fí ọwọ́sí bẹ̀rẹ̀ láàrin 30 minutes kè jáde inú ọkọ̀ ìjọba ò ní ìgbà tọ́lọ́run orí báhùn ọba dada sí ajẹjẹ wò àbí àyíbò wá ní oúnṣẹ́ ọlọ́mbà wọn sọ̀rọ̀ ìpé ma ń sọ Ramadan torí pé àsìkò táà mọ́ sàbẹ́kọ̀ọ̀kan ìbá mẹ́jùsẹ̀dú méjì lọ sí mẹ́ta àbúrà yìí bù dáa tí a bá gbóúnjẹ lọ bọ́n sàṣọ́lám lókè yọ́ mọ̀ wá sọ fún àmà pé apá abúlà náà olóòm máa máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ pé mélòó lánàá bí ọjẹ́ wọ́n wà oúnjẹ bí èèyàn mẹ́rin wọ́n à gbóúnjẹ èèyàn méjìlá wá fánàbí gbóúnjẹ èèyàn mẹ́rin kà nàbí ònílé jẹ́jẹ́ wọ́n ti wọ́n mọ̀ pé ìbò ní ọwọ́ nàbí ọgàgbólógún yóò ti rán ọmọ báwọn nígbà tó ti pọ́lọ́ ń padà jogun lé ìmọ̀ ránṣẹ́ lọ lé ànìyàbí tánàbí ò ní ìmọ̀ àwọn mari obè ẹlọ́wọ́ tí àwọn ànàbí dáná ọ̀dẹ́nà ò ṣùgbọ̀sùgbọ̀sùkù ní lápẹẹrẹ ni oòrùn ṣùgbọ̀sùkù wọ́n jẹ́ ṣùgbọ̀sùkù láyé ànàbí ò ṣùgbọ̀sùgbọ̀sùkù ní bẹ́nu ọbẹ̀ wọn ànàbí ò lẹ́nu tí ó jẹ́ nù àbẹ́jà ìgbà mí ìbẹ̀ tí wọ́n bá gbóúnjẹ lọ ànàbí ma sọ wípé lápẹẹrẹ ni ó ṣékùrú nu ṣẹ́rùn pé tó wù ìyànú ó lè jégbò ní ẹgbẹ́ wa tí ó bèé dákọ padà fún àbí àyú oúnjẹ náà wọ́n máa ṣe lójú ẹsẹ̀ padà yóò kànà bí ìràkó tó pé àìmọye àsìkò díẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ sì làwọn àfáà tó ti wáyé náà àwọn kan ṣoríire pẹ̀lú wọn ọlọ́njọ́ jàrí wa w lawal wọ́n ṣoríire pẹ̀lú bàbá májù kọlọ̀njọ́ jàrí kọba ní gbà àbọ̀ gbogbo wọn ọjọ́ àti bàbá wa tí a jẹ́ àfáà wa àgbà ọlọ́mbà ni gbàbọ̀ wọn ọlọ́njọ́ sekún sí ni fún sàrìjánà gbogbo wọn abẹ́ àyíkò wá ní oúnṣẹ́ ọlọ́n sọ fáwọn pé mọ́n sọ Ramadan ibi àwọn bọ́rì ẹ ń gbàgbà Ramadan rẹ̀ tán thumma atba'u sittan min Shawwal láwọn oúnjẹ tó bá wù àlè sọ pé alẹ́fítàsì gbólóhùn tafẹ́ alẹ́fítàsì adadu alẹ́yọta kó mẹ́ alẹ́sọ pé ma ń sọ́mọ̀ rọmọdọ́nà súnmà àtibáwù sítán min shawal alẹ́sọ pé ma ń sọ́mọ̀ rọmọdọ́nà súnmà àtibáwù sítàtán nítorí pé màádùdù ni àyàm adadu ni sítà yẹ ṣùgbọ́n tá báyẹ sọ wípé ma ń sọ́mọ̀ rọmọdọ́nà súnmà àtibáwù sítàtà àyàmin min shawal àwọn ojú kan láàmàlò ìdá húsùfàn màdúrú játàlùwà jihàn àwambọ̀ ó sọ́lọ́ ni sí ẹmbà gbàrọ̀mọ̀dọ́ntàn ẹni tọ́bà gbàrọ̀mọ̀dọ́ntàn náà tún ma tọ́wọ́ síta mi ṣàwàl tọ́wà tún fi mẹ́fà tẹ̀lé nínú ṣàwàl ọgbà mẹ́fà ní oṣù táwà tí ṣàwàl yẹn dédé ẹni tó gbàwò dídí ọdún kan ní ọwà yíwa ó ṣọ́rọ̀ wá sí tẹ̀fsílò ẹ̀ wà hádà jẹ́ àwọn hadithi daga ọdún ibn Majah wà nà sáàmì hadithi Thawban mọ́lá rasulullahi sallallahu alaihi wasallam Thawban tó jẹ́ mọ́lá sallam ẹ̀rọ annabi ni ọmọdọ̀ annabi ni àbílọ̀ bọ́kùnrin rẹ̀ Thawban wá ní oúnṣẹ́ ọlọ́run sọ fáwọn pé ẹn bá gba Ramadan ẹ̀sìn tí ó gbà lọ́dọ̀ ọlọ́run oṣù mẹ́wàá òǹlọ́lọ́run ọkọ̀ fún kó fi gbà wẹ̀ fóun wà mọ̀ sọ́ọ́mà síta ṣàwálín àwọn síta mi ṣàwálín fàsítù ṣàwálín bí ṣàhárìn oṣù ọlọ́run ni ẹn sì gba mẹ́fà náà ṣàwálì oṣù méjìlọ́lọ́run fi fún wàdáàlìká tàmàmù sánà gbogbo yìí yóò wà jẹ́ òdìdí ọdún kan àti rí oṣù mẹ́wàá kan àti oṣù méjì kan kí ló jí ó rí bẹ́ẹ̀ nítorí pé alhassanatu bí ashiri amthaliha ẹn bá ṣe dáadẹ́ ẹyọ kan mẹ́wàá lọ́lọ́run ọbọ̀ fún ó fún wa ní oṣù mẹ́wàá oṣù ọlọ́run wa ní ọba dẹ́dọ̀ wà papọ̀ yọ wà fún ìyàn lódìdí ẹwà ní sòrò kéèyàn wá fi ètè ṣẹ̀tọ́m fi ọjọ́ kan tọ́lọ̀n ọba máa fi kún fún atẹ́lẹ̀ náà àwẹ̀ Ramadan oṣù ọ̀dọ́lù ní agbà tọ́bá wọlé sí 30 tọ́wọ́ lọ́sẹ̀ 29 tẹ́nìkan wá yarí pé òun ní gba 30 ó ní understand tọ́bá wùkọ́ mọ́ fine èsù ti lọ ní ìsìn ọwọ́ agbọ́ yí padà pé à ah, mẹ́fà sí àwọn yóò kọ́ tó bí lẹ́mẹ̀ ẹ̀kọ́ ọgbà sí tùṣàwàl náà ó ti ẹ̀wà ronú pí wàdà ọwà fẹ́ gbà sí tùṣàwàl só ti gbà Ramadan pè ṣètò ti gbọ́ ẹgbẹ̀ kan yọ máa rẹ̀rin àwambọ̀ ẹwà awẹ́ mọ̀ ọlọ́run ọba dẹ́dà gbogbo ẹ̀ ń bá ti bẹ̀rẹ̀ sí tùṣàwàl yọ mọ̀ pé òótọ́ lóòótọ́ ìkẹ́mbẹ́nu Ramadan sí tún ṣàwà nìyẹn kọjọ́ bí ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ parí àwẹ̀ kan ó lè tí ètè kéèkéé wọ́n ti yọ tí ma múyàn jẹ òkèlè méjì ó jẹ́ ìpìlẹ̀ lọ́nà mínú Ramadan ìbẹ̀rọ̀lọ́mọ̀ fi ń gba ìbẹ̀rọ̀lọ́ nìkan kọ́ ìkẹ́ ti ni èyàn àjẹun tí ó dà yà bínú ìsìn ajago mẹ́sàn ibi ó ti máa pa torí àwẹ̀ ọjọ́ mẹ́lá gbà kìí ṣe Ramadan àwambọ̀ mọ́sálàwádé ẹmọ́ wá ní sí tù Ṣawwal

torí pé ni ṣúgbúlù mi pẹ̀lú ànábì tó kó mọ́ ń bí sí pẹ̀lú oṣù ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà àwàmọ̀ ọ̀rọ̀ yìí ó bùkátà àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́mì fi ń sin lọ́wọ́ bá mi tí mo mú Ramadan bóyó travel ọláwẹ̀jọ́ kan tàbíjọ́ méjì lọ́rùn àbọ́rẹ̀ ọláwẹ̀jọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin lọ́rùn kò lè

ọba àdẹ́dà bákanáà pọ́ntì àkọ́nà àwọn mímọ̀ tó sàlàyé fún àwí pé ẹ̀sì wo dáadáa o náfílà ń bẹ lọ́rùn èèyàn ọ̀ràn èèyàn ń bẹ lọ́rùn èèyàn nínú ẹ̀sìn gan èwo ní a pé akọ́kọ́ sí o fine ọ̀ràn èèyàn tí wọ́n ń bẹ lọ́rùn èèyàn ìta lónìí ọ̀rọ̀ lónìí gbèsè ewó làkọ́kọ́ máa ń san tí gbèsè ọlọ́mbà mẹ́lọ́rin àti gbèsè tẹ̀dá àrínà súrà tọ́dọ̀ ànábì wípé wọ́n ń sọ fún ànábì pé báwọn ṣe mọ́sẹ́nu àwọn tó agbà ṣítù sàwàlì ìṣtíhádù tí wọ́n ni ẹni ń gbìyànjú bẹ́ ṣùgbọ́n tọ́kọ wọ́n sọ fáwà ìlàwó fi bọ́lọ̀ ọba lò kèèṣẹ́ ìdáwọn sí tọ́rà kí rán sí a ibi tí wà wọ́n manafiki ní àbí ọ̀tá ẹ̀sìn wá bá ń sọ fún ni manafiki wà wọ́n máa gbẹ́ra wọn ẹsẹ̀ nínú islam ìgbà wà lẹ́sẹ̀ a máa sọ òdodo ni torí ẹ̀sìn wọ làbáwọn hmm, ẹ̀sìn wọ làbáwọn bẹ́ẹ̀ni kan bá bọ́ta ní tọ́jú gẹ̀gẹ̀ ní gbogbo látùgbà eléyìí sáàfá o ìwìkú ìníwí o àwọn mọ̀nàfíkì àtàn ọ̀tẹ́sìn wọ́n wà gbé káàkiri pé inú nítorí kan fásitì ọmọ bára wọn jà ah, ah. tàwátọ̀ alàlìkẹ́dìbì àwọn tí wọ́n parapọ̀ lórí irọ́ ó dídí ẹni oró kan lóbòdè ó sì ìkan ní nínú pálọ̀ òun gangan ló ń ti dìmọ̀ lọ́n ìkan ló lọ sí ẹ̀rùn ó lọ bọ́lọ̀ mú tí ìkan sọ wípé ọlọ́run yọ sí òun bá ìṣì nínú ọ́fíìsì wọn òun wá ń tẹjúmọ̀ wá ní ó ti pàjú olójú kòkòrò ní ọ mẹ́tẹjúmọ̀ má ẹni yẹn wá ń sọ pé òun wọ́n sọ pé yìí pásọ̀ ẹ̀ ń parọ́ abẹ́ ẹ̀sùtọ́ nǹkan kan ló nǹkan nídìí tí ń bá gbọ́ tí kan ní bá padà sọ pé òun jẹ ilá àtẹ̀bà pẹ̀lọ́lọ́n lẹ́yìn wọ́n àtẹ́yìn tó sọ yìí tí wà lóòdé o kìí sọ̀rọ̀ wàdà ẹlọ́kọ̀ mẹ́kọ̀ mẹ́ wípé ìgbẹ̀ ilé ìwú ti ẹ̀tì náà pẹ́ ah! mú ìsìfẹ́ sọ pé mìíràn lákọjọ mú tí ó kí ni bà wí o ọ́fíìsì ló ti wá bèèmì tèmi tó ju ti ẹ̀lọ èmi ọ̀lọ́bá ní ẹ̀fún ọwà bèèmì in tó jẹ́ wọ́n parapọ̀ lẹ́yìn lórí náà ni pé ẹ̀sìn yín náà lẹ̀sìn tọ́lọgbọ́n máa ṣe nítorí pé bá gò lè ṣe islam um, òpònú lè ṣe islam a ṣẹ̀jọ dá owó àjọgbẹ́kàn gánú ọgbà yìí tó máa wá tà fún yí ní kọ́ọ̀bù kan tẹ́tẹ́ náírà àjọgbẹ́ra ó gbẹ́ ní o a ṣẹ̀jọ university àwọn àkọ́tẹ́ ìmọ̀ wá sọ wípé ọ̀hàn ìmìsí wá láti ọ̀rọ̀ pé a máa àyànfẹ́ public university wà lẹ̀ níjọ ọmọ yí gbogbo 150,000 naira wà nípìlẹ̀ ẹnìkan kọ́kọ́ mọ́mù wa ọ́dẹ̀ bùsẹ́ ló ṣe gàgẹ̀lú pẹ́rẹ̀dẹ̀ òsìlú ìsìlámù àwambọ̀ ẹ ń bá fẹ́ gbà sí tùṣàwàl kọpa ìrọ̀mọ̀dọ́nà ó dì ní sí tùṣàwàlì ọ̀dàápọ̀ téèyàn bá lè gbàlera ó sì dápọ̀ kéèyàn tètè bẹ̀rẹ̀ nítorí kíni àwọn mímọ̀ ní gbogbo ẹlọ́lọ́mbá fún dáadáa kàṣe súnmà àtìbá àhábì hasana tó tún wá rí dáadáa ṣe lẹ́yìn ìdáadáa wọ́n ní kọ́ máa dáfòtò lò pọ́lọ̀ ti bá dáadáa àkọ́kọ́ ẹmọ́ òwòṣẹ́ sí ọlọ́mẹ́ bọ́lọ̀ bá sì fún dáadáa ṣe téèyàn fi min wàzífàtín bada wàzífàtín tukọ̀ríbù ila Allah gbogbo àwọn sẹ́ta ìrójú rí ọlọ́m tàbá ti ń parí kàtán lọ́lọ́wọ́ tó gbé mi ìwájú wa àparí sítú àparọ̀bọ̀dọ́ndàn ànàbí tó sọpọ̀ pé sítú sàwárì sáà tí màkùnrin ní àwá sí lọ́n láyé na'am àà ni méjì làwọn aláàrẹ wa o méjì ní á níwájú wọn tó pín méjì ìkejì ní òpin tí ń túnmà rẹ̀ almaradun lẹ́rí yúrjà burúkú ààrẹ tọ̀ jẹ́ pé tọ́ bá múyàn a máa ràn kan pé yọ́ lọ gbogbo amurigba ẹgbẹ́ mọ́lọ́fẹ́kẹ́ ìjọba ti sinmi àwọn èèyàn máa sọ pé eh, wà di patient ẹ̀ ní o nǹkan rẹ̀ sọ́wọ̀n díẹ̀ kìí sábà lọ́wọ́ kásì gbọ́yé kò sí ààrẹ tí ó lóògùn ṣùgbọ́n in tí ń bẹ́m̀bí ààrẹ kọ́dárù ọlọ́nà ní ààrẹ kẹ̀kẹ́ náà máa sì méjì wọ́n sì lògùn fèlé ara ti torí pọ́lọ̀ ń sọ pé eléyìí nínú ọjọ́ orí rẹ̀ tí ó lò in lásìkò tẹ́ ń fún lóògùn wà eléyìí nínú àsìkò tí ó ní lóògùn ààrẹ in lásìkò tẹ́ ń fún lóògùn yóò dìde náà ni dókítà ṣe máa sọ fún yà pé ẹlọ́mà tọ́jú wọ́n lé tó sì jìyàjìyàjìyà tó náà sáìsàn sí tí ń ṣe wà láti tọ́ káwẹ̀ káwẹ̀ káwẹ̀ káwẹ̀ nú pé in tí sele ṣẹlẹ̀ kò yí àwọn má yàtọ̀ fún mi ìtọ̀jẹ́ wípé o náà wò pé kí wọ́n má bàa gbé pẹ́ṣẹ́ jù kúrò dọ́ọ̀un pásọ̀ sorry doctor náà tún lọ wáwó tàbá lo ti ọ̀sítùlù jùmọ̀mọ̀ tí ọba mú ká lo ti club wọ́n ma kò fan club kò sí wàhálà ṣe bẹ́yàn ló ṣe tàn sọ́lọ́rùn láti tàn àti ti club sí wọ́n ni ẹ̀sàgbìyàn pàdé mi lálẹ́ àwàmọ́ gbogbo ààrẹ tọ̀jẹ́ pé yúrùjẹ́ àbúrú òhù à ń retí pé yóò lọ tó bá múyàn nínú Ramadan Ramadan kù mẹ́ẹ̀dógún okù mẹ́wàá okù márùn èèyàn bá lọ́fíkì ààrẹ ìwá ń ṣe ṣe ṣe àfi ìṣọdún ọ̀fẹ́kẹ́ dìbà ọwọ́ àdìjọ́ karùn ọdún lẹ́ni ń bá jáde láyé irú ẹni báyìí láàkọ̀dọ́ ààrẹ ó ń tọ́ ọlọ́n ni ayyama ma'adudat ọjọ́ tí mo lẹ́fì gbàwẹ̀ náà àwọn ọjọ́ tó ló ń kà ní mo ti parí ẹ̀ ṣùgbọ́n fàmàǹkánà mi ń kún mari bọ́n ọwọ́ alàsáfàrí ẹ ń bá sàárẹ̀ nù yí àbí ń bẹ lórí àjò tó ìfẹ́ àjò ni òjò lè gbàwẹ̀ fa'iddatun min ayyamin ukhra ó gbàwẹ̀ ọlọ́run fún lọ́jọ́ mi ọlọ́run sí ìsọba báhùn ẹnìkẹ́kọ́ ní bàbá wẹ̀kọ́ láwẹ̀ kẹta ó di a nínú tàkọ̀kọ́ ìran ààrẹ tí a máa ràn kan pé yọ́ lọ bí rẹ̀ ààrẹ tí a ràn kan pé yọ́ lọ ló mú yàn tóòtọ́ tọ́ nígbàtí èdìjọ kẹta ọdún arábáyá ó sì jáwẹ̀ márùn yìí náà kò sì gbà wẹ́ lọ bá kú eléyìn òjẹ́ lọ́nà láwẹ̀ o torí pé ọlọ́run ni ààwẹ̀ tẹ́ bá torí ààrẹ jàbí nǹkankan tí mo sì lẹ́tọ̀ fún ẹjà ṣùgbọ́n ẹgbà padà láwọn ọjọ́ mi o ọlọ́run fún lọ́jọ́ mi àbí òfin lọ́jọ́ mi ọlọ́run fún lọ́jọ́ mi pẹ̀lú àlàáfíà òun lọ́sàtẹ̀ ẹ̀wọ̀ àwẹ̀ ẹ̀bẹ̀lọ́rùn rẹ̀ gbò ní ó torí afẹ́ papọ̀ máwọn obìnrin tí a ń tọmọ lọ obìnrin tó lóyún ọnú ẹ̀rẹ́kọ̀ọ́kásọ̀mù kákílà rẹ̀ dáadáa pé sẹ́ àwọn ẹmbrọ́nà àbí ọ̀sáwẹ̀ lọ́rún yìí sẹ́ bọ́yàn àbẹ́ bọ́yàn ákílà rẹ̀ ìdìn láì tààrà ṣùgbọ́n kò lè kàn ní jùmáì ó di méjì ẹn tí ọ̀láwẹ̀ lọ́rún lẹ́tọ́rọ̀ òkun lọ́jọ́ mi ààrẹ náà kò sí spéṣì kankan láàrin rẹ̀ tó ibọ́ sáré ẹnì kejì lẹ́ntara rẹ̀ padà yá òun lọ́sàtẹ̀wò àwambọ̀ pé ààrẹ tó mú tẹ́lẹ̀ gan nígbàtàwẹ̀ tí ìdè bẹ́ẹ̀ bá bisikíti lápò rẹ̀ ẹbà meat pie wọ́n ti sọ fún pé 15 minutes in kankan gbọ́dọ̀ ma wọnú yí tàbí in tó sọ ń di kò lè gbàwẹ̀ mọ́ ni kíbar ogbó àgbà ti dé agbòjé kí ó lè gbàwẹ̀ mọ́ gbogbo ẹn tí àìlera tí wọ́n èèràn ka pẹ́rù rí ó lọ padà tó bá ti mú fáwẹ̀ kò pínlẹ̀ dúró fún nǹkankan

Eh, Anas ibn Malik Ibn Abi Shayba ni wọ́n gbà ríwáyà ìpé Anas eh, ibn Malik nígbàtí ogóde àríbìdó sí sàdúwà fún àwọn sàfàmù sí àdúwà fún Anas èèyàn dáadáa lónà ọdún mẹ́wàá in ló lò pẹ̀lú ànìyàn nígbàtí ọmọ ọdún mẹ́wàá níjọ tí ànìyàn wọ Madina ọmọ ó sì tó fọdún mẹ́wàá tó ń ṣe bọ̀ ìfà ànìyàn ọdún mẹ́wàá Madina ó sì ọlọ́run sàdúwà fún ó sì nídìí tánàbí ìsàdúwà fún torí pé níjọ́ ti yà rẹ̀ mú bọ̀ aṣọ tí wọ́n bá pakájà àti ìjọba pakájà àti ìntóró ọ̀pápọ̀ mara wọn tí ń túmọ̀ pé ilé olùsì ló ti jáde wá ìyá rẹ̀ sì rí páwọn èèyàn fánàbí ní nǹkan òwọ́ òkú kí lòun ó fún ànàbí tí ò ní tán láíláí a níbí wá ń wo obìnrin pé à ò sí bẹnu lè yí o tún mọ́mọ̀ wá níbi o sì mọ́mọ̀ wá yìí ìhànlọ́run bá fún ni làájẹ́ inibí tọba wá rí bẹ́ ibi ayé òrò pé oore ni wà orí ọwà wà bẹ̀ ọlọ́run bá ń sọmọ ìlú lówó

lẹ́ntí inú rí ọ̀kẹ̀ lákẹ́bò òdì lẹ́ntí inú rí òfún láfúnjú kí ni tó lè yóò tó bá jẹ́ pé afẹ́ dákàjẹ fún ni kí ni tó lè yóò tó bá jẹ́ pé ègbò àtẹ̀wà láfẹ́ fún jẹ kí ni tó lè yóò ká pé búrẹ́dì àti ọ̀lẹ̀ ni kí ni tó lè yóò tó bá jẹ́ iṣu àtẹ̀yìn oúnjẹ ọkọ̀ pìlìtì ìlàgbè fún tán yóò sì jẹ́ wájíbà oúnjẹ ìjókòó ẹ̀kan kèése tí ó jẹ tí ó máa yán tí ó ní yó a sì ní kó tó dóúnjẹ tí yóò fi ṣòfò tó bá jẹ́ nísìnú tó jẹ́ ìkún sáàrì dáadáa lẹ́sẹ̀ o tọpọ̀ òsùnmọ̀ kèése pípọ̀ pé ah, àwọláwà mẹ́ àwọn bàbá olówó ní àwambọ̀ ojú kó sì fún rẹ̀ ni ọ̀rọ̀ wá ń bẹ̀bẹ̀ iléyàn tí wọ́n bá gbé ráìsì fún yàn wọ́n gbé lúbọ̀ fún yàn dédé kí wó fún wọ́n tó bá jẹ́ búrú káwò gbé sí ráìsì torí pé búrú yẹn ni ọbọ̀ oúnjẹ wọ́n jọ́nà tó jẹ́ búrú wọ́n ní kọ jẹ́ múdù kápẹ́gà ìlàfẹ́ gbé fáláìní kájí ọjẹ́ kí ni o múdù mélòó kájẹ́jẹ́ múdù mẹ́fà ni ọjẹ́ báhùn nígbẹ̀ pé 1 over 4 sọ́ọ̀hù olagolo mẹ́ta 3 times 4 12 fine irú bá nìsìn tó wáyé pé láìsì lábá fẹ́ gbé fún abọ́ méjì agolo méjì ní ká yọ fún òní múdù kan ṣùgbọ́n tó bá ti ẹlọ rẹ̀ jẹ́ pé kìí ṣe ráìsì tó jẹ́ pé oúnjẹ mi lápẹẹrẹ ká fún ní kí ni o ìlàjì bẹ́ẹ̀ sì ni múdù mẹ́rin ni kan àwa ń fún ní múdù kan tó bá jẹ́ búrù táwọn wíńjọ́ náà lọ́n kan sorry tí ó mọ̀ jẹ́ agolo mẹ́ta tó bá wá jẹ́ wípé ìróúnjẹ míì ni mẹ́fà ni ó jẹ́ agolo mẹ́fà ni ó jẹ́ torí pé ìlàjì sọ́ọ̀rù onímúdù méjì nísù sọ ìlàwọ̀n sí ń sọ àwambọ̀ àwọn mímọ̀ wá ní kásì sùúrù tó bá ti jẹ́ ìran oúnjẹ tó tún ní ìdí àsọmọgbè kí làsọmọgbè ẹgbẹ́ra ìsì fún yàn yọ́ lọ bẹ́ẹ̀ náà tẹ̀mlíkù ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn lè mú tẹ̀mìlìkì torí tẹ́wọ̀n fún àbánsàrà yọ́rọ̀ ń gbá mi ìmọ̀ ń jọ bí ẹni pé tí ah, òun ní jẹ́ fásitì wọ́n se ní àtàndìsọpẹ́ ká gbóúnjẹ fún ìyàn kan sọ pé tẹ̀mìlìkù wàláhì èèyàn a máa wà ní situation tí ò lè gbóúnjẹ fẹ́lú mi ọlọ́nà ni ọkànkà rẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́nà ni ọkànkà rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé in tí ó rọ̀ lọ́rùn jù kọ́dà kọjẹ́ times 10 irú ní tẹ́ ní a máa fún àìníkó fún ìyàn orí o kèése ti gààrù ẹ̀ẹ̀lẹ́ ilé rẹ̀ wọ̀ ẹ̀ẹ̀lẹ́ wọlé rẹ̀ oná fẹ́ ṣẹ́sìn ní ṣùgbọ́n fún ọba dẹ́dà ló fi àwọn nǹkankan bẹ̀ tó fi ṣe tàfáwùtù láàrin wa tàfi ń jura wa lọ àwambọ̀ bàbá arúgbó tí wọ́n fẹ́ bọ́ọ̀yàn ta ní ọba wọn bọ́ọ̀yàn àwọn náà wọ́n bọ́ọ̀yàn ní owó wọn ṣùgbọ́n ọba dẹ́gbà pé wọn ò ọwá dọ̀rùn àwa ọmọ wọn ò kábà sí kíni kábà wọn bọ́ọ̀yàn tó ẹ̀pẹ̀ tí ń ṣe lẹ́ ọkọ̀kan dojúmọ́ alhamdulillah ọ̀kan náà máa yà a ní bàbá wa kan kọ́lọ̀mbá ni tún lọ rẹ̀ mọ́ lórí dáadáa wọ́n ti lé ní ọgọ́rùn ọdún kọ́rà máa tún lọ kí aláìpẹ́ èèyàn

bàbá wo lọ sọ́nà oní bàbá àgbàmọ̀mọ̀lá bàbá wo bàbá títún wọ́n gba monday and thursday káwí ò tó dé ah, ẹni fẹ́ bú ẹkún sọ́wà ní kápàlagbà tọ́lọ ń fún lálàtí ẹlé ìkọ́gbọ̀gbà tó gbọ́ <laughs> èyí táwà náà gbà náà gbà lọ́wọ́ wa o àwọn ọmọ wọn láàṣìṣẹ́ wọn ẹmbà ti wá ní òkú lọ́rùn tí ó mọ̀ tẹ́lẹ̀ gbèsè ń bẹ lọ́rùn wọn ẹbá wọn bọ́ọ̀yàn padà fọba dẹ́dà fàdẹ́yìn lọ́yí àhákù àyíkúdọ̀ gbèsè ọlọ́run là bí wọ́n ṣe mú lápá ni mú lẹ́sẹ̀ ó ti jẹsàrí tán rẹ̀ dí lórí bá dárò pẹ̀lú àánú ọlọ́un wọ́n ń pe magribi ìjọ́nà lọ́un lórí ẹbá reset níbo lòun wáyé níwọ̀n náà níjọ́ òjìdá àwọn àgbàlagbà wá sí bí ṣẹ́ra wọn ẹmẹ́jì ọ̀rọ̀ ọ̀pẹ́ àtàṣẹ̀rẹ̀ pé wọ́n sáà lùmọ̀ lójú lọ bí padà lé bóò lóhun tọ́ ó sì sí àwọ̀ ẹjọ́ náà àbójújọ́ kan lọ jọ méjì lọ gbogbo ẹni ọlọ́run bá gbàlà káyè rẹ̀ nínú Ramadan kèése lẹ́ìsà ahlan li Ramadan ọlọ́run ọba sọ pé Ramadan jọ́rin ọlọ́run rẹ̀ táìmù kò ní bọ́ọ̀yàn padà kò sì ní gba iye ọjọ́ padà nítorí pé nínú mẹ́jẹ̀mú àwẹ̀ o náà alìmúgbùmá alẹ́ ọjẹ́ sàrì tàbí ìlọ bá dákú títí tí fáwọn jí àìlà tó wọ́n sàtẹ́ẹ̀lẹ̀ bọ̀ tí ń mí bí ẹ́ ṣe ń pẹ mọ́gírí báyìí lọ bá sí kí ló dé àà bó sí ẹni nǹkan sọ láwẹ̀ àbí ọ̀láwẹ̀ Hmm. ó ń tàn kò ní àwẹ̀ ṣùgbọ́n sí yóò dáwẹ̀ padà ìtìláfì bẹ̀rẹ̀ àwọn àfá lórí ẹ̀ àwọn apá kan sọ wípé kò ní dáwẹ̀ padà ó ń sí lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ṣùgbọ́n nínú àwọn àfá àtàsọ wípé mọ́sálà ìgbà ẹlẹgẹ́ 90% àwọn àfáà ní kò ní dáwẹ̀ padà níbi ti rán 90% àwọn eh, sorry 90% àfáà ní wípé kò ní dá irun kò ní dárùn padà níbi ìtàwẹ̀ wọn náà ní dáwẹ̀ náà padà ṣùgbọ́n wọn tí wọ́n ń ṣe ìtìláàfù pẹ̀lú wọn wọn nílò apanupọ̀ ń bí irun tààwẹ̀ ó yẹ kó lè dáwẹ̀ padà nítorí wípé mùkálàfún àbẹ́sì mùkálàfún kìí sí mùkálàfún timing kìí ṣe ń tàà láwọ ẹ̀sìn bọ̀ lọ́rùn àwambọ̀. ẹn tó bá wá jẹ́ wípé atẹ́sọ èn tó múlẹ̀ bí ti ẹn tó dákù náà ẹn bá wá jẹ́ sàárì tán lọ́kàbọ̀ ní pé ah, ọ̀rẹ́ mi kọ́dá àìsùn mẹ́rin lágbára gbólógún gbólógún gangan ní lọ́bá sùn lọ òjìfá sùn bá òjìfá ìlà lórí sí àti pé àṣà àtọ́kọ́ mìíràn náà àti ìsinú òun asùbhánàlá ah, ẹ̀bà mọ́sàkà àwẹ́ rẹ̀ lálàáfíà kò sì ní ìdá nǹkan kan padà òun ló jẹ́ àwa náà wípé ẹni tí ọba dákúnà kò ní ìdáwẹ̀ padà kí ni yàtọ̀ tí bẹ̀rẹ̀ méjèèjì lè anna na'ima law uqidha yastayqidh torí wípé ẹni tó sùn tí a bá tọ́ bá rí ìyànjí òun ó dìde ńlẹ̀ yàtọ̀ sẹ́ tó dákú ẹni ó dákú ní ẹsẹ̀ ń tẹ̀ nímú ní ẹ ń tẹ̀ ní ní ẹ ń fi síbí sí lẹ́nu òun wọ́n jì kò jì ìbò owó ọba dẹ́dà ló sí kí ni òun ló jì àìwà mẹ́lẹ̀ jíun òní sọfà kókò sí lákẹrẹ ìtòsí ọwà gbẹ̀lẹ̀gẹ́ awá wa in tó ń bẹ̀rẹ̀dọ̀ rẹ̀ pọ̀ wọ́n ń pè kí ní kan lákọ̀ ooru ó nìran wèrè tó ní táìmù tí máa ń dáwọn láàmù ẹn takorúbá wá ń dà láàmù ẹ máa wè mọ́ lọ́n bẹ́sì sí so wápọ̀ táìmù torí ẹ̀ bá ń sílẹ̀ kí ló dé tí ó fi sọ kí ní ẹ̀lákọ̀ ooru sẹ́mọ̀kọ̀ tó ooru tí è sakọ bá múyàn a máa gbàsọ lọ́rún èèyàn ooru tí èyí tó wọ́pọ̀ níbi tó bẹ̀ ìtìrùlì wìládà tí wọ́n bá ṣe bí mata wọ́n ma ń pè ní àbìsínwé alákúlé ọlọ́sámọ́jà mara kan bẹ̀. ṣùgbọ́n kí ni ìdàjú ẹ̀sìn wa lórí ẹ̀ gbogbo ẹn tó bá jẹ́ kórì rẹ̀ mọ́ ń sí láwọn àsìkò kan kèése didi ọjọ́ tí fi ń kónú ọjọ́ àwẹ̀ yọ́ ma gbà àwọn ẹ̀yìn wo tí ó àwọn àgbà ti bá ń rẹ̀ bùkátà àbùjútó àwátá àtò náà fún ara rẹ̀ ọ̀bára rẹ̀ kọjọ́ ọmọ fi ẹnù kọ̀kan wálẹ̀ ò àwàmọ̀ ẹjẹ́ amọ̀lọ́ ọmọ ń sẹ̀rẹ̀ sọpọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn bàbá mọ́ sọpọ̀ ọlọ́wọ̀ bọ́ ọmọ wàdà ọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n àwọn alábòsí máa lù wali fitọ́rọ̀ na hárọ̀ rọmọdọ́ọ́nà fàkọ́dí àfitọ́rọ̀ gbogbo ẹ bá dà ní àpọ̀ wọ́n jáwẹ̀ wọn ní Ramadan ó ti jáwẹ̀ rẹ̀ o tó pé innamal a'mal tó ní kí ní mẹ́rin tó ti bẹ̀kú gan ah òjò sínú rádẹ̀ fi ń lù oòrùn tó lọ́nà padà ó ti jáwẹ̀ gan kò sí jẹ́ gan ó ti jáwẹ̀ kọgbà lọ́nà wo in àwọn mímọ̀ tí wọ́n ṣe ìtìbáwù tàtàbù ilẹ̀ Ramadan àwọn pàpù Ramadan tàn gbáyì ẹyọ kàní tí ẹ̀nàpá aṣọ ń bẹ̀rẹ̀ nígbàtà ń sọ́rọ̀ àníyàn wípé àníyàn ẹyọ kan gbé rankan nínú ọjọ́ kọ̀ọ̀kan o àníyàn rẹ̀ àwọn tọ́bẹ̀ jáwẹ̀ tó máa mọ̀ já ó dídí ní Ramadan yóò gbà táàtì padà fọ́lọ́ ni àfáwà Sayyid Musayyab nígbàtí àbúkìlá bà ń bilé rẹ̀ ìtẹ́fìdá wọn lónìí tó ìpín tán bàbá wárí ní ìtẹ́fì sọ bẹ́ ọ̀rọ̀ dada náà ni bákanáà Imam Bukhari gbà wá nínú átàrí mu'allaqan wọ́n ti ṣe tọ́píkì ìsì sábà mọ́ ń tí Imam Bukhari bá fi àdíṣe tọ́píkì nǹkankan bẹ́m̀bẹ̀ tí ọ̀ tí a ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ kò bá jẹ́ wà yúzkar an Abi Hurairah wọ́n ma ń sọ ẹgbọ́n fún sígbé wá láti ma Abu Hurairah wípé man aftara yawman min Ramadan ẹn bá sí ààrẹ lẹ́nu lọ́jọ́ kanú Ramadan tó wá gba odidi gbogbo ọjọ́ ayé tó kù fún padà lam yaqdi anhu ọ̀kàgbèsè tó dásọ́dọ̀ Ọlọ́run òótọ́ ni ṣùgbọ́n ní jánibù pé ẹ̀rí wá ẹni ọba súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ lọ́sàn Ramadan tí ó rí ẹrú tí ó bọ̀kún lọ́rún rẹ̀ tí ó sì rí sísì aláìní tí ó bọ̀ irú ó ń tàn ó ní ọgbàwé oṣù méjì lera tí gbọ́dọ̀ ààrẹ ni kan Eh, eh, eh, Abubakar ti sọ fún Umar in tó náà sọ ní pé bóntọ̀n fi gbogbo ọjọ́ tó kúlàyé rẹ̀ wee. ọ̀ká ọjọ́ kan òótọ́ ni kí sì ní túnmọ̀ òótọ́ yẹn o náà ni wípé ẹ bá ẹjá àwẹ̀ kanú Ramadan tó máa tí ọ lẹ́rì wọ́n ni man aftara yawma min Ramadan min wa in

sọ́kágbèsè rẹ̀ tí ìpàdé ọlọ́run ìlà wọn mẹ́fẹ́ pé irú tó bẹ̀ yúkìrù nàlìsìkìtàr yọ pọ̀ ní ìwà foríjì sọ́dọ̀ ọba dẹ́dà kó lè foríjì ọba dẹ́dà dákùn foríjì nìkọ̀kan wà níjọ́ mẹ́jọ a wà gbé lórí àwọn tó kú tó fẹ́ gbáwẹ̀ padà aláboyún ẹ̀tí tọmọlọ ẹn tó jáwẹ̀ torí kó lè bá yú ẹn tó wọ́n ni àìwá kó ọmọdé méjì ẹjẹ́ mọ̀kọ̀ díẹ̀ kí ẹ pọ́kọ̀ nǹkan kò ṣe ọjá wẹ̀ ní nǹkan dìgọ́ ìrì láti la ẹlùmí nínú wàhálà kí ni ìdájọ́ títí ẹ̀nà nítorí pé in tó jí ó súnmọ́ra wọn ni pé aláboyún tí nǹkan kò ṣe ni ọ́ à ní pẹ́rẹ́ pẹ̀lú rẹ̀ nǹkan kò ṣe ọwá fẹ́ jáwẹ̀ torí ọmọ rẹ̀ kọ̀tàṣẹ́ ń tọ́ ní ọ̀nà fẹ́ ẹ̀tí tọ́mọ lọ kéré láyé àwọn

ẹ̀bọ́yàn padà báyìí o gbogbo àwa tí a ní ààrẹ tà nọ́ọ̀sì lọ́wọ́ a máa bọ́yàn padà fún ọjọ́ kọ̀ọ̀kan ká máa ṣe báyìí o àwọn tó bá lọ́tíyàn lára dẹ̀yìn Ramadan kí wọ́n ṣe báyìí lójú ẹsẹ̀ wọ́n ti máa yí òǹkà ọba dada wa onífẹ́ alẹ́wò ẹn tó bá jẹ́ kọ́ wá gba Ramadan tí ẹ pè bí ò fi lè gbà yòókù mọ̀ é so dídí Ramadan ni ọ̀sán bá wọn yọ́yọ̀ 3 kú ọ̀nà 30 o 5 ẹ̀tọ̀ gbà yọ́yọ̀ kú mẹ́ o ó tó pé yóò sì kẹ́lẹ̀ o yọ́bọ̀ yàn àwọn tí wọ́n lè ran kan wípé ààrẹ wọn lọ tó ti lọ padà báyìí ó ń kálukú ọ̀sàlápá ń tètè láti lè bà ti gba àwẹ̀ rẹ̀ padà ọba dẹ́dọ̀ gbà ní bàdá o yóò sì lùwà fún ìyọ̀nà rẹ̀ bí hakila haula wala quwwata illa billah àti sọdún àwọn àgbàlagbà ní ìtúnú àwẹ̀ wọ́n máa kíra wọn wípé akú ọdún àsìkú àsìkú ọdún ló bá ti ń wò mí wájú tí ó pé oṣù méjì àtijọ́ mẹ́wàá má o náà ní iléyá ọlọ́n jẹ́ àṣẹ inú rọ̀rùn in o Ramadan ọlọ́n dákùn ti gbà o ní gbogbo òru Ramadan lọ́ọ̀mà ní àwọn tó ọ̀bọ̀kún ọlọ́run dákùn ti bọ́kùn rọrùn wa jí a ti já àtún bíbá ṣe wà wípé ń bá igba Ramadan ní ti gbàgbọ́ sọ́lọ́run àti ìtànú ọlọ́run pẹ̀lú tí Ramadan bá lè fà fún tí ọ̀rọ̀ lọ́rùn ọ̀tà sí ẹni tó jáde kúrò nù ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìjọ ìyà rẹ̀ sẹ́sẹ̀ bí àtúnbí ni abáyì ọlọ́run jẹ́ àti tàtúnbí o Lailatul Qadri náà jẹ́ àti sekùngẹ́rẹ̀ ẹ má ẹ̀sìn náà ni ó jẹ́ kárí mú pàdé rẹ̀ mọ́jẹ́ adẹ́lẹ́sìn o بحق لا حول ولا قوة إلا بالله الحمد لله الحمد لله الذي بعونه وبفضله تتم الصالحات الحمد لله الذي أرانا نهاية شهر رمضان لهذا العام المبارك أحمدك وأمجدك وأشهد أن لا إله إلا أنت شهادة من يرجو رحمتك ويخوف عذابك ثم أصلي وأسلم المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أوصيكم ونفسي بتكوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمتنا لقد وفقنا الرحمن سبحانه وتعالى بأن أرانا نهاية هذا الشارع المبارك وتعايدنا بفضل منه وبرحمة منه وألف بين قلوبنا حتى نكبره ونجلله يوم العيد رافعي أسواء رافعين أسواتنا لله سبحانه وتعالى بالتكبير والتهليل والتبجيل لربنا سبحانه وتعالى نتمنى منه القبول وأن يجعل وإياكم من المقبولين أمتنا واعلموا أن الله سبحانه وتعالى إذا وفق عبده بحسنة ثم وفقوا بإتباعها بحسنة أخرى فإن هذا علامة القبول كما قرروا على العلم لذلك جاء في الصحيح عندما مسلم من حديث أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتباه ستا من شوال كان كصيام الدهر وفصل رسول الله صلى الله عليه وسلم هذا وبينه من حديث الثوبان المخرج في السنن عند ابن ماجه المخرج في السنن عند النسائي وعند غيرهما بأن هذا تمام السنة فإن صيام رمضان بمنزلة أشرة أشهر وصيام ستة أيام من شوال بمنزلة شهرين لأن الحسنة بعشر أمثالها أمتنا للإنسان أن يفرق للإنسان أن يسومها هذه الأيام متتاليات ولو كذلك أن يسومها متفرقات ففي الأمر ساعة لكن الأفضل المبادرة إلى هذا لقول الله تعالى فاستبقوا الخيرات استبقوا الخيرات إلى اتمام هذه السنة بالسيام الله سبحانه وتعالى باتباع رمضانكم بستة أيام من شوال نسأل الله تعالى القبول للجميع لكن أهل العلم اختلفوا في من عليه القضاء من رمضان هل له أن يقدم ستا من شوال على قضائه ذهب بعضهم إلى جواز ذلك واحتجوا بحديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها وذا بأنه كان يقضي ما عليه بأنها كانت تقضي ما عليها من رمضان في شوال لشغلها برسول الله صلى الله عليه وسلم كانت صلى الله عليه وسلم منها قال أهل العلم بل القول الثاني عند أهل العلم أنه لا يجوز لمن عليه القضاء من رمضان أن يصوم ستا من شوال إلا بعد أن يقضي ما عليه من رمضان لأن رسول الله صلى الله عليه وسلم بين وفصل وقال من صام رمضان ثم أتباعه أما من لم يتم رمضانه لا نقول بأنه صام رمضان كذلك إتباعه بست من شوال هذا يتحتم بعد إكماله رمضان وهذا الذي أدين به ربي سبحانه وتعالى أمتنا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم استحثنا على هذا الخير ليكون صيامنا عاما كاملا قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتباه ستا من شوال كان كصيام الدهر بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم ما فيهم من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادة الذين صفى أمتنا اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون أمتنا وعلموا أن الله سبحانه وتعالى ما جعل لنا في هذا الدين من حرج قد يسر هذا الدين لذلك صح من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث محرم في الصحيح أن رسول الله صلى الله عليه وسلم قال الدين إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه أمتنا على أناس الإطعام من هم كل مريض لا يرجى برء مرضه فإن هذا لا ينتظر شيئا وإنما يدعم عن كل يوم مسكينا ابتداء كذلك من عجز عن الصيام لكبر لكبر سنه فإنه يطعم عن كل يوم مسكينا أما من يرجى برء مرضه فإنه يقضي ما عليه من الأيام بعد رمضان إلا من مرض في رمضان ومرض يرجى بره ولم يرفع حتى توفي بعد رمضان ولم يكن له أو ولم يكن لديه أيام يقضي فيها صيامه لأنه مرض من رمضان حتى سيق إلى القبر فإن هذا لا شيء عليه لقول الله سبحانه وتعالى أياما معلولات فمن كان منكم مريض ولا سفر فعدة من أيام أخر أمتنا من جن عليه بعد أن تسحر ثم أفاق بعد أذان المغرب فإن هذا لا شيء عليه لأنه ليس أهلا للسيام هذه المدة لا قضاء عليه ولا إطعام ولا شيء وكذلك المغمى عليه لا قضاء عليه لأنه كذلك لو أوقظ لم يستيقظ لما أصابه وقد ذأب بعقله ما أصابه أما النائم بعد أن تسحر واستيقظ بعد أذان المغرب فإن هذا لا قضى عليه ولا إطعام ولا يقضي صومه لأنه أهل للصوم وإنما نام لذلك قرر العلم أن الفرق بين المجمع والنائم أن النائم متى أوقظ يستيقظ بخلاف المجمع عليه أمة الإسلام نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا في الدين لأنه من يرد الله به خيرا يفقه في الدين من عليه القضاء من هذا الشهر المبارك فليبادر بقضاء الله سبحانه وتعالى قبل أن تأتي قواتع أو موانع ونسأل الله الذي لا إله أن يطيل أعمارنا على طاعته وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا عز لسمى المسلمين اللهم ربنا عز لسمى المسلمين اللهم ربنا عز لسمى المسلمين ودمر عداك على الدين اللهم ربنا دمر عداك على الدين اللهم انتكم لبارك المستضعفين من المؤمنين